الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين وربفو الله سبحانه وتعالى أتبع لكم كياتي قفوان نبو محمد صلى الله عليه وسلم حديثي تي أقفر ولانا ونني حديث عبد الله بن مسعود رضي الله عنه wọ́n ni anábọ̀ muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ wípé man badda la yahillu damu mri'in muslimin illa bi ihda thalath nafsu athayyib zani wa nafsu bin nafsi wa tariku li dinihi a wal mufariq lil jama'a kò tọ́ kí ẹ̀jẹ̀ musulmi kó dín tí ó jẹ́ halali láti takalẹ̀ tí bá ṣe fún nǹkan mẹ́ta yìí àkọ́kọ́ ọ̀nà ni athayyib zani abilékọ tí ń ṣe zina wa nafsu bin nafsi yẹ́ abilékọ yálà ọkùnrin tó níyàwó ńlé ni àbíyàwó tó ní ọkọ ńlé and then ẹ̀mí fún ẹ̀mí wàtàríkù lè dínihì ilmọ̀fàríkù lè jama'a àti ẹnikẹni tó bá fi ẹ̀sìn rẹ̀lẹ̀ tó yapa jama'a àwọn musulmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ wípé man baddala dínahu fakutuluhu ẹnikẹni tó bá yí ẹ̀sìn rẹ̀ padà ẹ pa ẹni hadith ya gani in benu sahih bukhari in benu tirmidhi àti àti musnad imam ahmad so ọ̀rọ̀ anẹ́bà muhammad ní ibà sallallahu alaihi wasallam nínú àwọn ṣubahat àwọn ìrújú tí àwọn tí wọ́n ma ń takó pé kíyàn gba ìmẹ́yẹ nítorí pé ó fi ẹ̀sì kalẹ̀ àwọn tó ma ń pèpè lọ sí pé hurriyatul tadayyun ah, freedom of kinikan freedom of religion in táwọn sọ ní pé tó bá wo gbogbo ayà tó wá nínú Qur'an lórí ọ̀rọ̀ rídà kò sí èyí tó mú kọtùlù wá ń bẹ́ a ní ah, ara ọwà sunnatu tufassirul Qur'an sunna ma ń fassara Qur'an sunna ni ima e ń kọ sọ́sọ ọ̀rọ̀ mọ́mọ̀lù sunna ni ó lè kọ̀yádà mutlaqul a súnnà ni ó lè fàṣọ́lá mubhamul Qur'an gbogbo lè ń kọ àwọn istilahatu ẹ̀sìn ni àti ìmà ó ní pé ọ̀rọ̀ mi lè wà general nínú Qur'an kó lé pínú súnnà ló ti rí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹwú ọ̀rọ̀ lè mọ́ta ń kí Ọlọ́run ní inna salata kanat 'ala al kitaban mawqutan àmọ́ ò lè detail ìrùn yẹn Qur'an ọlọ́n sọ̀rọ̀ nípa ọlọ́ni akímù sọ́lá wàtù zaka o lè rí dítẹ́lì mẹ́kìdáàrù zaka o lè mọ̀ pé tó bá ti kọjá homsatu ausakin ah, na fi ń ṣe kí ni zakayọ lówọ́ hadith ló ti rí ó rí ọ̀rọ̀ ní Qur'an ó wà rí ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ àti àlàyé rẹ̀ hadith anẹ́wà ah, Muhammad sallallahu alaihi wasallam ẹlúwẹ́ ọmọ ogun kíníkà because àwọn ṣubuhat ìrújú tó lè sọyẹnù ó pọ̀ gẹn leif manson encourage every time wípé tí ẹ bá ti nímọ̀ nípa àwọn kíní díẹ̀díẹ̀ ni wọ́n ló ma díẹ̀díẹ̀ ìntàlùmí àwọn sọ ní pé kíníkà kíníkà ìgbàwo bóòlà sí afẹ́ ìpá nẹ́bí sọ ìrún tó ń kí bóòlà sí ìpá nẹ́bí the same set of people tí wọ́n gba hadithi ìrún kíkíwá ike bá sì kírun ní tó kọ́kọ́ sí Allahu Akbar tó sì báyìí àwọn náà gba àwọn hadith èyí tó kú yíwa ó gbà yẹn ó gbà yẹn ó wá gbélé contradiction yẹn afatukminuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd ó fẹ́ ní ìmọ̀ nínú apáka ní Qur'an ọlọ́sọ ní Qur'an àwọn kan wà wọ́n ni ilé ìlàwà gbà ṣẹ́ráwọ̀ ilé àwọ̀gbà yọ́rọ̀wọ̀ ìgbé Qur'an la yufabriquna la tufabriqu bayna Allahi wa rasulihi aya ń bẹnu Qur'an ipe àwọn tí bá ń ṣe yàtọ̀ láàrin ọ̀rọ̀ àtànẹ́bì rẹ̀ pé ni lọ nìkan lèmi fèmì òfin ọ̀rọ̀ àtànẹ́bì àgbákò tó ní agbára ni so almuhim o ni wípé àwọn ahadith yínkọ́ owó wà clear cut nípa wípé eh, tariku dini yíò murtad apo èyí tó bá jẹ́ apostate nínú islam pípa ní hukumu rẹ̀ in tó wá pẹ̀lú pé ta ní ó pa kìí sàwà irú ẹ̀nà ni sáàbùn nàbí ẹnikẹni tí bá ń bú annabi musliman kana au kafira musulumi ni o kèfèrí ni o ó bú annabi na ibú annabi rẹ tó kọ́kọ́ jẹ́ musulumi tẹ́lẹ̀ ó ti kèfèrí already bó ṣe kọ́ bú annabi ó ti kọ́kọ́ di already kèfèrí tó bá tún wá gba islam padà wọ́n tún wá pàwọ́ ìdí ó lè escape ibú annabi sallallahu alaihi wasallam hmm? lọ́ka saifu asọ́rìmul rasul pé ọ̀rọ̀ wà mẹ́rin lọ́dọ̀ àfá gbà pé kódà tó bá tààrọ ọjà padà tó bá ní káà òun túbá kó ń bú ànábí wà láìwọ́n sí pàwọn náà àwọn Islam fi gbá kíní kalẹ̀ yíò fún yí ní àwọn àlàyé tàà fàmọ́ sí homs àwọn àfáà sàlẹ̀ pé gbogbo ìlú wisdom tọ́lọ̀ gbé kalẹ̀ àkọ́kọ́ o ní pé wọ́n tàà kíní kan ní àwọn dọ̀rúrọ márùn-ún àwọn dọ̀rúrọ márùn-ún ní ma ń sọ àrámù di aláàdì alákọ̀ọ́kọ́ òní nafsu nafsu ni pé ẹ̀mí fẹ́ bọ́ nínú àwọn dọ̀wùrí àtùmáwò náà pè ní àwọn nǹkan tí islam wá preserve àkọ́kọ́ ni annafsu ẹ̀mí ẹ̀pẹ́ islam wá látíwá preserve ẹ̀mí wá ní àbí islam wá mọ̀mọ̀ gbé ìyà tó lé sí bíbẹ̀ so that ẹ̀mí ò ní dídáwọn yóò mọ̀ fi ṣeré ẹni tó bá ti pa ẹ̀mí ẹ̀ pádánù alkọ́tùlù bí lọ́kọ́tọ́ ìgbà ìwọ tó bá ṣe mistake bóyí wa mọ́tò lọ bírẹ́kì kan fèèrè ìwọ sáà ló wà lọ́wọ́ mọ́tò wá gẹ́gẹ́ kan lọ gbáyẹ̀ kan wá kú nínú Islam àwọn ará ilé rẹ̀ ní ọmọ pàó but kẹ́kí bí mistake ni àwọn ará ilé yóò gba obìnrin kan ní àdíyà blood money owó ẹ̀jẹ̀ recently gbà tẹ́yẹ̀ calculator yóò bá wọ́ bí 20 kìníkan million naira ó sọ́kójú rẹ̀ lọ́gán mi ìfẹ́ túnbù jù mo ti gbàgbé exact recently i'm calculating lérí tán níbi pé tí ó sàn ní o ó kàn sí mi sékì pàdé ẹlákùnrin bọ́ ó ní 1 million mọ́tò tó yá so a ìtúwẹ́ orí ló pé gbogbo recklessness táwọn yẹn ṣe wọ́gbùn ọgbọ̀kádà hey káàkiri tó máa ṣe rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ káàkiri ó ní kálùkù tó lọ jù kó jẹ́ nígbà tó láti mú kàlá náà tó ṣe mú ṣe mẹ́sẹ̀kì páni kò sí ètò kọ́kọ́ lọ wá 20 kìníkan mílíọ̀n wá náà kọ̀kọ́kọ́ rí ẹni pé kí ní ẹmọ́jẹ́ káwùjọ wà sí wọ́n mọ́jẹ́ kúrò ẹ̀wùjọ pé gan oníkàlùkù wà kẹfẹ́ pé eh, tó pò tó bá bí ọdá sẹ́wọ́ orí ẹ̀ tí ò pé wọn ń sọ fún yàmá wọn ń sọ fún wèrè kójú rọ Islam mọ́mọ́ gbé kalẹ̀ lọ́lọ́fin kí wà fi dìkì sọ́ọ́sì hayatun democracy cancel everything Kini, tó bá pààyàn tó bá ní lọ́yà to ṣe tó lówó dáadáa oṣù méjì lólò lẹ́wọ̀n wọ́n bọ̀ wọ́n rìn ní wọ́n ń fi ẹ̀dọ̀ mí replace èyàn lẹ́wọ̀n bẹ́ẹ̀ni tó bá dáwẹ́ fún ọ̀tọ́ rẹ̀ lẹ́nu nílù tó lẹ́nu tó bá ṣe kíní wọ́n mẹ́lò mí wọ́n fi replace judgment ẹ̀ wọ́n sì gbáhùn sẹ́wọ̀n jẹ́ ó ti dánù ìlú tí ò bá ti sófin ẹ̀sìn problem ni ẹ̀wọ̀n àkọ́kọ́ náà sùnú ẹ̀ pé Islam gbé ìyà tó lé sí bíbẹ̀ sódà oníkálùkù oríire ó pé láti mọ́ tọ́tí náfsù ní náfsù tọ́yì ẹkẹ́jì ẹwọ almalu ní tẹ́gbẹ̀ dúkìá nínú nǹkan márùn tí Islam wá preserve ní dúkìá wa ní fi ní pé ẹnikẹ́ni tó bá fẹ́ tọ́tí dúkìá dúkìá tán bá lè mú oní tó bá ti ní hajjú tí ó dé ẹgbẹ́ ọwọ́ rẹ̀ dànù ẹkọ́kẹ́ gẹ́ lọ́wọ́ ilé tó bá ti gẹ́ lọ́wọ́ ilé ó tún ta belebele ó tún lọ jalè ní ẹgbẹ́ lẹ́sẹ̀kejì ẹni tó rí kama gẹ̀wọ́ ilé kejì yóò mọ̀ sàlù àlá yóò mọ̀ kí o nígbà ìwà owó bóṣe wa lọ jalè pẹ̀lú ọwọ́ kan àtẹsẹ̀ kan láyé rí oníjalè tó mọ̀ fò bí ẹyẹ ká ìbáyà lọ́jalè kí a di gbàtọwọ́ ti lọ ó tún lọ ó tún gé ẹsẹ̀ ọwọ́ lẹ́sẹ̀ wọ́n ìwọ kò sí tó fẹ́ ṣe láyé mọ́ntí ẹnu because presence láwùjọ ewu ni Islam wá preserve dúkìá àwọn ẹlòmíì pẹ̀lú ẹ̀mí ti ẹ pé ìwọ owó need kò wà láyé mọ́ntí ẹni ẹ̀rí ìyà tó lè báyẹn ẹ̀kẹ́jì ni ẹlẹ́ẹ̀kẹta nínú kẹtí Islam wá preserve ó ní aláàkùlù làákàyè Islam wá preserve akùlù jẹ́ pé èèyàn tó bá mutí gbogbo nǹkan tí bá ti máa ń tọ́ọ̀tì làákàyè Islam bá gbogbo tí a ń mutí ni a ń fa tajútajú ni a ń fa kábàdì ni a ń fa gọ́ọ̀mù àwọn olùmí ń fa sálángá wọ́n tún pé kíníkan ní ice èyí tí ẹ̀ tó bá fà ó dorí kò lùbí àdánbá yìí wọ́n ma ń ìjẹ́jẹ̀ sára báyìí ni yóò kéé ibi ariwo nìgbádùn rẹwà yóò kéé àà ní ni, èyí tó bá kò síbòsè fò ó mọ̀ fò fẹ́ wà lẹ́ẹ̀mí tẹ̀yẹ́ ti ríyẹ̀ tó fà ní ó fó bá yí fó fẹ́sì káàkiri gbogbo àdúgbò ní wọ́n tán ṣe bí ẹgbẹ́ àpá ah, <laughs> bí àdé ìṣẹ́ nẹ́pà ń fó gbẹ̀ káàkiri Islam wa èyí tó bá ṣe gbẹ́ nǹkan tó bá mú mú dada blala àkọ́kọ́ láti ti lójú ẹkẹ́jì kú lè bá lọ tó bá yá wọn lè ti wọ́n ibẹ̀ mọ́lé pé o gbọ́dọ̀ kún lè mọ́ntí ẹnu ẹlẹ́kẹta ẹlẹ́kẹta yìí nìkan tí Islam wa preserve òun náà ni annasalu wal irdu ìjọmọlúàbí àti lineage bó ní islam ṣe preserve eh, lineage wa kákọ́kọ́ mú lineage islam ha rọ́mà zina islam ṣe kí ni o ha rọ́mà azina ẹ gbọ́dọ̀ ṣe zinama because zinama ń da lineage wú ni mélòó mélòó ọmọ ọlọ́mọ tí ń bẹ̀rẹ̀ ìmọ̀ ń da yóò jẹ́ gbogbo ẹwọ́ wọ́gọ́wọ́gọ́ ó ti ní bọ́ ti fẹ́ kó mọ̀ tó elé lọ́mọ elé ibnu àmọ́ tí sì nábàtí wà láwùjọ yóò mọ̀ di pé ọmọlọ́mọ́ wọlé gbogbo mọ̀ dẹ̀rú nẹ́fún ní pé tẹbágílé kẹtí ń hmm, tó ọmọ àlébẹ̀ ìdàgbà ní tó mà lébẹ̀ bá ti dàgbà báyìí àwọn ti dàgbà náà nítorí ẹ̀kọ́ Islam agbéyà tó lé òun láti sàlàyé lánàá ìwọ tó bá lè ṣe zìnà tó tí tó ń sàbílẹ́kọ ẹgbà búlálà 100 ni ó lè rí bí àwọn ẹ̀rọ ẹ̀rọ kínúgbé ẹ̀rọ tọ́mọ́fín lọ àtàwọn àwọn ẹ̀rọ bàm tó nípa wọn ọkàn tó bá ń sọ sí ọlọ́ọ̀kan wà láì tán sùn tí ó lè wà láì ó lè mẹ́lẹ̀ jẹ máa lójúmọ́ honestly ó lè mẹ́lẹ̀ jẹ bùkọ́ tí máa kọ́ ìdáwọn blálàkan àtàwà fún yẹn ẹ̀yìn ó kọ̀kọ́ ja para báyìí yóò ọgbọ̀ para yóò jà báyìí

níbi ọ̀rọ̀ èyàn tó bá ti wà nílé ọkọ pípa ló ń tẹ̀ pẹ̀lú kò wà láyé má pípa gẹ́gẹ́ bẹ̀ bestiality èyàn tó bá bẹ́rẹ̀kó sùn àti wà tẹ́rẹ̀kó ikú ní inú sàárì lẹ́lọ ọ̀rọ̀ ìrìdù náà ọ̀rọ̀ jọmọlúwàbí náà èèyàn Islam wà gbé kalẹ̀ sódà láti fi pìsáfù jọmọlúwàbí wa ẹnikẹ́ni tó bá pèèyàn ló ní zìnà tó bá lè rẹ́lẹ̀rì mẹ́rin wọ́n búlálà 8 lọ́jẹ̀ tó bá lè pàrájá onísìnà ni ó wà lè mú wípé à ẹ̀rọ mọ́ tán pẹ̀lẹ́ rí o kìí ṣe pé mo ṣe fídíò rẹ̀ o mo ṣe fídíò rẹ̀ àwọn èèyàn tún ọ̀nà sì ti rí ara o àwọn mẹ́rin tí wọ́n fojú ara wọn rí báyìí tí wọ́n dẹ̀ rí pé kí ní ìwọlé ní sẹ́ẹ̀ kìí pọ́kà rí pé wọ́n dì mara wọn àbí ó kàn because Islam ní tó ń ṣe lóòtọ́ ó lè kẹ́ni tó ṣe jìnà lóòtọ́ àmọ́ possibly ó lè mọ́ jẹ́ kí many things oh, oh, eh, eh, oh, eh, ó lè wà nínú ẹ̀ tó bá ti rẹ́yìn mẹ́ta ní ìkún ọ lára ọ gbọ́dọ̀ sọ́jáde because tó má tú àwọn èèyàn lẹ́ akàmọ́lẹ̀ kò sì ní ẹmọ́ra wa mo kàrí báyìí mo wí pé ẹnìkan wọnú lé báyìí mo kàrí tóbìnrin kan wọlé tọ́lẹ̀ ah onísìnà lọkùnrin yóò ó lè mọ́jẹ̀ kí bí ásìnà ló fẹ́ á sí bóyá wá rí àwọn rẹ̀ nílé noma ìtìmọ̀ láti pọ̀ bọ̀tí Islam bá gbéyà tó lè síbẹ̀ báyìí wà láìkù sẹ́nìbọ̀dì tí ébìdì yóò because kò sẹ́nibọ́dì tí yóò nífẹ́ mọ́ kẹfẹ́ sí gbàgbà olàgbà tó wọ́n se yìí à ẹgbà bá ń se sí náà yóò wá yí sí àti máa lẹ́kọ́ sí náà mọ́ra wa tó bá gbá tí lẹ́kọ́ sí náà mọ́ra wa àwùjọ ti dàrún kò sí ẹnibọ́dì tí ó ní ọ́nà má onísìnà ni wọ́n dákúnkẹ́ wọ́n gbọ́n wọ́n ìwọ́n sínà rádaràdá tó bá lè ṣe mítọ̀ pé onísìnà a bastard ń bí tí ó dẹ̀ ní mi pípé ya mi pípé ẹni ẹ pé you are a bastard ògùnà lúrọ̀rọ̀ wọn o lè kó sí pò lẹ́kọ̀ọ́ sí because òun pè bàbá rẹ̀ ló sì nánú o àbíyà rẹ̀ ipé ìkánù yà bí bàbá wọn sí sí Islam wa mọ́mọ́ gbíyà tó lè síbẹ̀ so that a fi preserve ọ̀nà ara wa èyàn tó bá lè pèyàn bẹ́ẹ̀ tó bá ti rí mẹ́ta mú akẹ́kẹ́ mẹ́rin ó jẹgbà 80 àkọ́kọ́ nù èkejì òpòrọ́ ni ọ́ kàtàbù ní ọkùnbà kùnbà ìrìnlẹ́sẹ̀sì náà lóòtọ́ ẹ̀kẹta ẹlẹ́sẹ̀ ni ọ ùláíká umùlìfàásìkún ẹ̀kẹrin àrígbẹ̀rí ẹjẹ́má tó bá ní ah, ẹ̀dàkùn mú ti oró sùlé ni wọ́n ní a mọ̀gbà yọ́rọ̀ ìwọ̀ olópin ló ń sì náà jò ní à ah, nígbà rí ẹjẹ́ mọ́ àfi tó bá tó ṣe taoba taoba tó dẹ̀ sí ni pé ó ní ọlọ́run mo gbà pé òpùrọ́ ni mí ó kọ́kọ́ gbà púpùrọ́ ah mo gbà pé òpùrọ́ ni mí mo parọ́ nígbà tí mo ní láwájá ń ṣe babambari òun náà lẹ̀sìn hivudin gbogbo nǹkan mẹ́rin táà ń sọ pé ìsìlámù wà pìsàgbẹ̀ yìí kí ló pùsá gbogbo ẹ̀ Islam ẹ wá imagine Islam wà ní preservation kí ní òye Ọlọ́run gbé àwọn ìjìyà kalẹ̀ fẹ́m tó bá fẹ́ tọ́ta àwọn kan mẹ́rin Islam tó wá ń preserve gangan o wá ní ní ìdíyà fẹ́ tó bá fẹ́ tọ́kẹ̀ ẹ ti rí báyìí àbẹ́gbẹ́ kò make sense kò lọ ló jẹ́ pé wọ́n wá gbé ìjìyà kalẹ̀ inú àwọn deterrence tẹ́gbẹ́ kalẹ̀ ní pé Ọlọ́run ò fẹ́ jí kẹ́ mọ́ fi ẹ̀sìn kẹ́ mọ́ fi sáwẹ́wà because tí Islam yẹ bá ti dáwẹ́wà gbogbo nǹkan mẹ́rin yóò kù yóò sófò ìwọ́wádélé ní imé tí ẹsẹ̀ Islam ní agbègbè ti Christian ọkọ̀ dára ní bó ti ń ṣe Islam padà bó ti ń ṣe Islam padà ó ní kálùkù wa sọ dáwàdà ha ló jẹ́ pé ìmọ̀ fẹ̀sìn sí ẹ̀yẹ gẹ́gẹ́ fún àrẹ̀gẹ́ kú fún nínú ẹ̀sìn so kó ní kálùkù ibà mọ̀ àfá èyàn tó sọ pé òǹdì kèfèrí lánàá wọ́n ti padà lọ tí wọ́n lọ bá ti ń ronú àti mọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n lókùn ló jẹ́ pé èyàn tó wá fẹ́ mọ́ bẹ̀sìn ẹjẹ́ náà èyàn gbọ́dọ̀ gbókùtù náà nínú ẹ̀ ni ọ̀rọ̀ pé ìmọ̀ ṣàlàyé hálù àwọn tí wọ́n bá gbádùn fáwọn èyàn tán dẹ̀sìn rú ó wà important rẹ̀ because ẹ̀sìn Islam gẹ́gẹ́ ló fẹ́ protect àwọn nǹkan yókù táwọn bá ti bẹ̀sìn jẹ́ ní ìsinmi ẹ̀yìn ní ìwòtàn ìbẹ̀sìn jẹ́ láwùjọ ẹ̀mí wá sí fìmá dúkìá wá sí fìmá àwọn yahoo yahoo

ó sì lọ́wọ́ rí ààrẹ gbà grandma ni grandma ẹgbà wọ́n a múlọ bóṣìṣẹ́ ẹkẹ́ ni ṣe bí grandma ó ní wọ́n ló wó ni ẹ̀ṣẹ́ yóò kà wulẹ̀ waste síbẹ̀ náà ni ẹkẹ́ nígbòdò wà preserved ma ìgbà tẹ́sì ti corrupt yẹn kọ́ wo gbogbo kan mẹ́rin ló kùta ní pé Islam wá sọ yẹn kọ́ wo kò ní wá preserved ma gbogbo ẹ̀ ẹ̀mẹ́jọ àwọn ìwọ̀n lójú ẹni dúkìá dúkìá ń kọ́ Eh, jọmọlúwàbí ńkọ́ gbogbo kátà ti kàmáwì ní ẹ̀mí gbogbo everything èwo ló wà preserve mọ́ láwùjọ wa rízi ni pé ẹ̀sìn tó ń jẹ́ bàbá bàrí tí ń jẹ́ bàbá gbogbo wọn ó ti já lápọ́n sọ fáwọn yẹn wá tó bá fẹ́ káwọn kí ní padà sípò ẹ̀sìn yẹn gẹ́gẹ́ ní ìpìlẹ̀ táwọn yẹn understand ẹ̀sìn àìpẹ́ta àwọn sọ̀rọ̀ àwọn àkàm kọ̀ọ̀kan nípa àkàm tó jẹ́ lọ́kọláya àwọn èèyàn pé àkámùkọ́ tó ní ṣe kẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀láyà àti ọ̀pọ̀ wípé ọmọ kínáǹgbé ọ̀kọ́ṣùwà tí wọ́n kẹ̀wọ́ bèèrè lánàá mi tí ráyè wo ọ̀rẹ́ marisha láyé ṣáàlá ọ̀rọ̀ pọ̀ gẹ́ẹ̀dẹ́ ní láti mọ̀ nípa ẹ̀sìn everything gbogbo ẹ̀ tóbìnrin bá bímọ tán àwọn nǹkan pọ̀ àkámùpọ̀ tó ta alákọ̀ọ́ ayọ̀má nísìnyí mẹ́rin àti àtọ́ súnmọ́ wa ní gí mú bí gí wọn abáyìlọ́wà so àwọn yóò mọ̀ so ọlọ́run sòsé serésere wọ́n mọ̀ já ìgbà ọ̀tẹ̀ nílùú wọ́n mọ̀ já ní wọ́n mọ̀ gbogbo tọ́lọ̀ bá lé haram lùgbò rẹ̀ nímọ̀ torí bọ̀ because kò sẹ́sìn yẹn lẹ̀ kò sẹ́sìn yẹn lẹ̀ so ló jẹ́ pé ẹ̀sìn yẹn o èyàn take care as something to be, to be protected dúkìá dájíwa àti mọ́míwa ẹwà súnmọ́ lè mọ́tún ìjọmọlúwàbí jáde àti mọ́mí wọn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tẹ́nìkan bá fẹ́ bẹ̀ẹ̀sì jẹ́ ibi tí mo bá nímọ̀ dé tí mo bá sì lágbàdé láti protect you in protect ẹ̀ kọ́lá tó bá ń sọ̀rọ̀ Nigeria gọ́n ni pé to serve Nigeria with all my strength ẹ̀sí wọ́n kọ́ ìwọ́n serve Nigeria with all your strength ọwà ní sáàbẹ̀ ẹ̀sìn rárá ó wà ní ẹ̀ẹ́sìn ọlọ́run ṣe bíjà ẹwọ́ bó sì fẹ́ bẹ̀ẹ̀sì jẹ́ ẹ̀ tí ó tó bá lọ kọ́ ìdá ilẹ̀ kan gbogbo ẹ̀sìn ọba bọ́ bá ti kú tán ó ti tánu ìyìn gbọ́dọ̀ sọ̀rọ̀ kí ni di kí ni wàhálà rẹ̀ pọ̀ sí tí bàbá rẹ̀ ní bá wí ni tí bẹ́ sí ni tí ọlọ́run sí bìdà ni a sì mọ́sí mọ́sí kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ takun wọn fẹ́ kí ní dàgbẹ́gbẹ́ ọlọ́run sí bìdà ni tẹ́sìn bá ti bàjẹ́ ìpìlẹ̀nù ló jẹ́ pé àwọn ọ̀tá Islam wọ́n tó wá rí pé ẹ̀ẹ́n ìtẹ́yìn mùsùlùmí tẹ́fí ń gbádùn o ní pé ẹ̀sìn yìí ni ẹmọ́ ọ̀rí àbàyẹ́ pàkútà sí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé àwọn púpọ̀ nù táwọn èèyàn ṣe tó jábú láyé ní àwọn kò fáàgbọ́n náà tí wọ́n sponsor àwọn ziyarotul kubo àwọn mawalid wallahi àwọn christian àwọn france wọ́n sponsor mawalid láwọn lè lágbà dáadáa kan pọ́mpù gbogbo síbẹ̀ gbẹ̀mọ̀ sí ẹ̀sìn tó dáa ní mẹ́ta olú kódà mọ́ sọ pé iwẹ́ ẹ̀sìn ta fẹ́ ni this is the religion that the current western world world ẹ̀sìn tẹ́kẹ̀bọ̀jọ́ òhòhò èhè òhò mẹ́sẹ̀bọ̀jọ́ náà wọ́n rí pé àgbóyẹ̀sì gidi tó bá ti ti súnnà mú yẹn yóò lọ revive time àwọn sàhábà ń padà ní wọ́n dẹ̀ mọ́ táwọn bàbá wọn fèsì lọ́wọ́ àwọn sàhábà wàláhì mo mọ́ sọ kíní pẹ̀lú ìkálára because ó mọ́ wùmí káwọn yíma kaitẹ̀ inṣáàlá ìjọkó padà wá lórí ìmọ̀ kaitẹ̀ sẹ́ wàláhì kò sí mo fẹ́ sẹ́ ilé ó dẹ̀mọ̀ ìjọkó gbọ́dọ̀ mọ́ wá lórí ìmọ̀ kaitẹ̀ káwọn ilé bá mọ́ pé àà àti mísí o mo fi ọlọ́mbùra tó bá mọ báwọn sàhábí ànẹ́bì ṣe rí báwọn kèfèrí irú àwọn òrú tó lágbára bí US àti UK náà wà láyé ànẹ́bì náà wọ́n wà Rome lọ kàìtà Rome àti Persian Empire Roman Empire wọ́n ní orí burúkú agbára gbogbo weapon gbà yàwọn náà ni ẹ̀kẹ́dì sí báyìí nuclear weapon ló dẹ́gbà ní ẹ̀sẹ̀ nígbà yẹn wọ́n láàrín kìrìkẹ́ tẹ́kìlá mọ̀jáníkì àwọn bikini tó ma fi ń sọ tó ma fẹ́ kọ́nkọ́ àlúgbà yẹn pẹ́gbà yẹn wọ́n ma kọ́ bí casting wọ́n wà kọ́ fẹ́ǹsì ráńdì ìlú fẹ́ǹsì lè ga tó ní dábí so ìwọ́n tó bá kọ́nkọ́ àlú yẹn so wọ́n tó àwọn sójà sọ gbogbo ẹ̀ wọ́n ti kà nípa the great wall of China rí ìwọ̀n ọ̀kà báyìí wọ́n mọ́ ń fi ogun ọdún kọ́ mi tí ó strong ibi rẹ̀ àwọn tó kọ́kọ́ láwọn weapons tán ní fi gbogbo fẹ́ǹsì láàrin ìjọ kan àwọn alágbára ayé ń gbà ọ̀nà orí ní òṣèlú US tó bá kàn mọ́kàn sí bọ́tí máa kàn tẹ́ bọ́tí máa pè Nigeria yẹn ẹka sáré sọ di desert bọ́ọ̀bù kan náà kàtẹ̀ máa kàtẹ̀ bọ́ọ̀tí máa pọ́m wọ́n kàtẹ̀ all báyìí ni yóò sì nígbà iná ń kọ́ àwọn alágbára yí ń bẹ́m̀bẹ́ ó láwọn mọ̀já ní kẹta ma fi jù àwọn òkúta fi iná tó bá jù gbà tó ma fi jù sí fẹ́ǹsì bí ọ̀lẹ́ 50 gbogbo fẹ́ǹsì ó sì dilẹ̀ wọ́n sì kọ́kọ́ ọgbọ̀lú nígbà because àwọn kẹrẹ̀ lágbára yìí ní àwọn àṣẹ́kùgbà àwọn alágbára yìí àná mẹ́rin wọ́n mọ̀ tó jọ àwọn bàbá wọn rí nígbà analyze ẹni tó wọ́n nílẹ̀ pẹ̀lú ọkùnfà rí àwọn náà na mọ́ analyze àwọn kíni fọ́ra wọn náà ẹ̀sì mọ̀ láwọn sọ́jú pé wọ́n mọ́ sòdodo ah to be sincere those Muslims are very very strong to be candid and sincere wọ́n sọ ní jáwà sincere já kọ́kọ́ fi rọ́lẹ̀ náà nígbà yẹn wọ́n analyze pé dó lóòtọ́ àwọn ẹ̀yẹn Mùsùlùmí náà they have it wọ́n ní nation wọ́n ní soldiers but their soldiers are not as equipped as us tó kí bí a ẹ̀yìn ká já ogun kí náà gbé experience yẹn pé ogun náà ní experience ah etí ní a 10 years experience ó ti ń já ogun o lè fúrẹ́ tí ó ṣẹ̀bẹ̀rẹ̀ lẹ́ni tó ti bẹ́ a ní experience jàwọn lè lọ níbi international battles wọ́n ti lọ jàwọn international battles tó pọ̀ bẹ́ẹ̀ face nǹkan tó but bóò náà yìí ṣe get wá wọ́n wá the common denominator tó divide gbogbo ẹ̀ wọ́n ní pé ó ní àkídà kátà nìyí ni there is one strong belief they have believe yẹ ló ń púṣù wọn ó jẹ́ jábà believe ní ọkùnrin tí ó púṣù wọn believe ló fi bàjẹ́ lẹ́gbìn ẹwà imagine bàyẹ́ kí n fún ní example kan níbi ogun wọ́n tí gbogbo káàtò ṣẹlẹ̀ wọ́n pè ní al-Qadisiyya Qadisiyya yẹn òun ló jẹ́ decisive battle láàrin the Islamic nation lábẹ́ àwọn khulafa ar-rashidun àti Persian Empire Persian Empire one of the greatest empire there Khalid bin al-Walid in bẹ ní iraki jí bá wọn jà lọ ní kọ́lì sí ya wọ́n ti ṣí jábáhà mi àwọn Abu Ubaida Amir bin al-Jarrah ní Sham lógún Yarmouk ẹ ní bìlìfì pé àwọn soldiers dẹ̀ march láti alùkọ̀dì sí yà ìrí days tafẹ́ march on the tẹ́ẹ̀kanjú ẹlìlú month wallahi wọ́n sì days march láti bẹ̀ wá sí wọn ò sí mi rárá wọ́n máàtì tógútógún ní èyí tí ò bá sí torí ọlọ́rọ̀ òdí sí ah, tó bá lọ fún gbogbo ẹ̀yẹn wọ́n lè lọ fún 2 years 3 years káàtẹ̀ tó débi tán lọ gẹ́wọ́n kọ́kọ́ lọ 6 months náà fi máàtì débi tán lọ jagun náà 6 months ìyàwó bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo ètò súnmọ́ túnrọ̀ dá ẹ̀rà ẹgbẹ́kùnrin tí ò bá ní pé mò ń sí nítorí ọlọ́ọ̀bá nítorí àdìkẹ́ àmà só lè ṣeré ẹlòmí kẹ́kọ́ kẹ́ sacrifice ẹ̀dàkùn ẹ̀kẹ́ sacrifice just 10 minutes fọ́lọ̀ ọba irọ́ ẹwà wọ́n lé ní o àwọn mùsùlùmí ah, lè ní kan kíhun 5 minutes ìnira dé kí ní ẹlòmí kí ní bá eré ìsàlọ́nù tí lè ní wà lọ jagun lójú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣe wọ́n tó wọ́n Islam wọ́n ti strong Islam ẹ̀mọ́ bẹ̀rẹ̀ látinú ó ti strong wọ́n tó wá gbé life tẹ́mi live o èmi live ẹ̀fọ́n náà bá ń tẹ́mi ní in tó bá gbọ́ ọlọ́ba kó fẹ́ mímí sí pé eh, kí ní tó pùsà rẹ̀ lèrè aláwọn musulmi mọ̀ sọ fún báyìí pé àwọn general àwọn musulmi mọ̀ sọ fáwọn kìfẹ́ pé mo tún kọ́ ẹ̀nìkan wá àárí ìdí náà kó wáyìí bẹ́yìn sí fẹ́ràn yìí gẹ̀rẹ̀ tẹ́ẹ̀fẹ́ kó fi tẹ́ẹ̀fẹ́ lọ́hun bẹ́ẹ̀lá ilé sí fẹ́ràn kú wọ́n fẹ́ ẹ̀ lè wí ni wọ́n wù tó bá jáwọ́ àrin àwọn kèfèrí báyìí lẹ́ẹ̀kanáà wàláhì gbogbo a máa sádàrù sayuhzamul wa strong al-muslim yakunu qawiyan bọ̀lẹ́ni ẹlẹ́ni ẹ̀rọ táwọn musulmi délẹ́ni àníwò à ń ṣẹ̀ṣẹ̀ ń bí àwọn èèyàn ká má fẹ́ràn kèfèrí mọ́ à tó ń bí àwọn mùsùlùmí ká má tẹ̀lé oníbọ́ọ̀lù káàkiri àtàwọn olórin káàkiri mọ́ àẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ wọn ni ẹ dákùn ẹ má tẹ̀lé olórin mọ́ ànábìyàn tẹ̀lé tele tẹ̀lé bọ́ọ̀lù ànábìyàn tẹ̀lé ó wọ́n láyẹ̀ ta a ah, mùsùlùmí ò ní ọlọ mùsùlùmí ò ní ọlọ kò pọ́síbù bẹ́ẹ̀ gíìsì ni pé a ti dákẹ́ láti jọ ìwọ́n ti bẹ̀ ìsìn ẹjẹ́ dáadáa ìsìn kò kíláwà ṣe ó bá àwà ní wọn tí bàjẹ́ baje. bà ní ni ó ní pé ìmọ̀ pípẹ̀ padà lọ síbi ẹ̀sìn Ile ilan ìlànà àárọ̀ lọ́sàn-án kò gbọ́dọ̀ súyàn kò O rẹ̀yàn continue ni gbogbo bí tí wọ́n bá ti wà bá sọ pé ìlú ọ̀dẹ̀ àfá ẹjá padà sí bsc ẹjá padà sí bsc ọlọ́run gẹ́gẹ́ mọ́sọ̀ jù bẹ́ẹ̀ lọ́ntí ẹ̀ tó bá ti nímọ̀ mọ́ ẹsàjá padà sí bsc ẹ وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته